إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى وراقبوا الله تعالى في كل حين ووقت فيا رعاكم الله فإن شهر شعبان تستمر وكاد أن ينتهي وعبار الله شهر شعبان من الأشهر التي لها أحكام تخصها ولها فضائل ينبغي الحرص عليها عباد الله شهر شعبان سمي بهذا الاسم لتشعب القبائل العربية للغزوات والحروب بعد انتهاء الأشهر الحرم فمما يستحب فيها عباد الله الإكثار من الصيام كما جاء عن النبي صلى الله عليه وسلم في حديث عائشة رضي الله عنها فإنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما إلا في شعبان وقال أبي سلمة رضي الله عنه سألت عائشة رضي الله عنها عن الصيام رسول الله صلى الله عليه وسلم فقالت لم أره صائما من شهر قط أكثر من صيامه من شعبان كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا رواه مسلم وشعبان كالتطوع لرمضان فشعبان كالتطوع لرمضان كما قال الحافظ ابن رجب فإنه تطوع لرمضان لقربه من رمضان كما كان شوال تطوع بعد رمضان وكذلك عبار الله من الحكمة في الحث أو من الحكمة في صوم النبي صلى الله عليه وسلم شهر شعبان هو التمرين التمرين على صيام رمضان لئلا يدخل في صوم رمضان مشقة ولا كلفة فمما ينبغي عباد الله في شهر, رمض... في شهر شعبان كذلك الإكثار من تلاوة القرآن قال الحافظ بن رجب رحمه الله تعالى روينا عن أنس رضي الله عنه أنه قال كان المسلمون إذا دخل شعبان انكبوا على المصاحف فقرؤوها وأخرجوا زكاة أموالهم تقوية للضعيف والمسكين على صيام رمضان وقال سلمة بن كهيل كان يقال شهر شعبان شهر القراء وكان حبيب بن أبي ثابت إذا دخل شعبان قال هذا شهر القراء وكذلك عباد الله مما ينبغي أن نعلم عن شهر شعبان أنه يوجد أحاديث يوجد أحاديث يتحدث عن فضائل نصف شعبان وفضائل ليلة نصف شعبان ولكن كلها لا تصح كل هذه الأحاديث لا تصح شيء منها مع أن بعض العلماء بعض العلماء الموثوقين قد حسنوا بعضها ومع تحسينهم عباد الله لم يجوزوا تخصيص نصف شعبان بشيء من العمل وشيء من التقر من من القربات والعبادات عباد الله فهذا مخترع من بعد من الروافض كل هذه التخصيص لنصف شعبان مخترع من من الروافض فإنهم يظنون ويزعمون أن ليلة نصف شعبان هي ليلة التقدير في السنة وقد رد هذا على العلامة ابن القيم رحمه الله تعالى في كتابه شفاه العليل أرجو الله سبحانه وتعالى أطر لكم كات قرابة فالنبوة محمد صلى الله عليه وسلم أمارا ليري وصابيري أتببول بابودو عباد الله أجاب قيا الله أجاب قيا الله نبي الله نبي سيوى ká mọ̀ pé ọjọ́ kan wà tá padà lọ bọ́lọ̀ ọba ó yá ni ó pẹ́ ni ọjọ́ kan wà tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala pé gbogbo asọ́dọ̀ ibadallah ta bá wá mẹ́lẹ̀ in tó jà ní kílà ń pèsè fójọ náà kí ni preparation wa fójọ tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala gbé wá dìde o ibadallah ó bá láyé

so torí pé àwọn oṣù tó síwájú ṣàbán so àwọn oṣù èwọ ni so rajab before rajab àwọn oṣù èwọ náà àwọn oṣù èwọ kanáà ti síwájú so wọ́n èyẹ rógún jà láwọn àsìkò yẹn so pọ̀ tí rajab bá ti lọ wọ́n tó wọ́n pé ah, àwọn ò ní táìmù tó pọ̀ gan táwọn ó fi jagun so wọ́n pè ní ṣàbán ìbádọ́lá nínú dájọ́ tó ní ṣe pẹ̀lú ṣàbán òun náà ní kéyàn pọ̀ lẹ́ni tí ó ma gbàwẹ̀ nínú oṣù yìí torí pé súnnà nabi sallallahu alaihi wasallam ni so nabi sallallahu alaihi wasallam wọ́n gbà wá látọ́dọ̀ rẹ̀ ta ló gbà wá ìyàwó nabi sallallahu alaihi wasallam olólùfẹ́ rẹ̀ aisha ummul mu'minina radiyallahu anha oni ma ra'aytu rasulallahi sallallahu alaihi wasallam oni rí òjíṣẹ́ Ọlọ́run ọba istakmala siyama shahrin kó jíṣẹ́ Ọlọ́run ọba kó pé àwẹ̀ oṣù so qat illa ramadan àyàfi ramadan wa ma ra'aytuhu ìyálà wa Aisha tún wá sọ pé ìwárí o fi shahrin nínú oṣù kan o akthara minhu siyaman kó pọ̀ láwẹ̀ tó tó sha'ban ó túnmọ̀ pé lẹ́yìn ramadan oṣù tán nabi ma ń gbàwẹ̀ jù nú rẹ̀ òun sha'ban kódà ilé tún wá nínú hadithi mìíràn so ní pé annabi sallallahu alaihi wasallam annabi ma ń gba sha'ban níbi riwaya mi annabi ma ń gba àyàfi díẹ̀ ní òkú tánàbí sallallahu alaihi wasallam nígbà àwọn olùmọ̀ sọ pé ṣe rí ṣàbáni bí tàtọ́wọ́ ni bí ráàtì bí ló jẹ́ fún Ramadan ẹgbọ́n ọ̀run ráàtì bí àwọn mí ó wá síwájú oòrùn yẹn ìmí ó wá lẹ́yìn ibn Rajab sọ báyìí sheikh muhammad ibn salih al-uthaymin wọ́n sọ báyìí ní pé sha'ban ráti bí ramadan ni òun yóò wá síwájú ramadan òun lè yóò fi bẹ̀rẹ̀ ramadan ẹ̀rí pé sha'wal yẹn náà wọ́n tún sọ pé ànábì sallallahu ànábì tún gbà wọ́n yẹ́jú pé ká gba kíni tàbá tún gba ramadan tán ní pé ká gba mẹ́fà nù rẹ̀ òun ni ráti bí ti ẹ̀yìn ramadan so ah in tó fi ṣe pé ó tún fi lọ́lá nìyẹn ètò sọ pé ó tún fi lọ́lá nìyàn àwọn olùmọ̀ tún sọ pé nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ọgbọ́n tó wà níbi ipá nẹ́bí sallallahu alaihi wasallam ń gba ṣàbáàrì òun ni kéèyàn fi máa prepare ara òun ni kéèyàn fi máa prepare ara ẹni bá prepare ara pẹ̀lú àwẹ̀ nínú oṣù ṣàbáàn à tó bá dé rọmọdọ́ọ̀nù ara ó ti so yóò ma lè lórí ara tábọ̀ ò bá ti mára tẹ́lẹ̀ so àwọn olùwọ́n sọ pé nínú àwọn ọgbọ́n tó wà ń bẹ nìyẹn tí yẹn bá fẹ́ kí Ramadan rọrùn fún kó gba àwẹ̀ oṣù Sha'ban so ṣùgbọ́n ibadallah annabi náà tún wá sọ nínú hadithi tí ń bẹ nínú Bukhari àti Muslim òjíṣẹ́ nígbẹ́ tí Ramadan bá ti fẹ́ súnmọ́ ẹ má so ẹ má gbàwẹ̀ lọ́jọ́ before Ramadan yẹ o àbókù ọjọ́ méjì tí Ramadan ó wọlé ẹ má so túnmọ̀ pé gbogbo Ṣàbáànì tẹ́yìn ó bá gbà tí Ramadan tí Ṣàbáànì bá ti di 27 28 tọ́ 27 èyàn mọ̀ pé tọ́ èyàn ó stop gbogbo àwẹ̀ tẹ́yàn gbà nítorí náà Allah àyàfi ẹni tó bá ṣe pé ànábì náà fi kún illa rajulan kana yasumu sawman falyasumhu àyàfi ẹnìkan tó yẹ kó ti láwẹ̀ tí ma ń gbà tẹ́lẹ̀ gẹ́bẹ̀ ẹni tí ma ń so ẹni tó bá ti láwẹ̀ ẹ̀kẹ́ tó ṣe pé ó ti bá sábà tó ma gbà tẹ́lẹ̀ ẹ̀hẹ̀ irú ẹni báyìí lè gbàwẹ̀ so bákan náà ibadallah hadithi kan wà tó súnmọ́ táwọn tíyàn lè ti gbọ́rí ìdántasọ́fà ṣàbánù fàlátà súnmú tí ṣàbánù bá ti dáàrin ẹ má gbààwẹ̀ o hadith yíò nílẹ̀ ibadallah so hadith yíò nílẹ̀ àwọn olùmọ́ni hadithun shadh so ní pé hadithun shadhun munkar so nínú àwọn tó sọ bẹ́ ibadallah àwọn muhakkikun àwọn ẹni ìsíwájú nínú ma hadith so gẹ́bí abdurrahman ibn mahdi alimama ahmed abu zur'a al-athram àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbàfà hadith so àtọ̀háwì wọ́n ní hadith yìí hadith on sha'ad so hadith tí ó takò èyí tó lálàáfíà jùlọ ni pé tí Ṣàbáànì bá ti dáàrin ẹ má o so hadith náà hadith tí ó rìn lẹ́ni bákaná ibadallah nínú àwọn nǹkan tó yẹ ká máa nípa Ṣàbáànì òun náà ni wípé nínú oṣù Ṣàbáànì kéèyàn pọ̀ lẹ́ni tí ó ma Qur'an so àwọn sálàfù ma ń sọ pé gẹ́bá sí gbáwà látọ̀dọ̀ Salama ibn Kuhayl ó ní wọ́n ma ń sọ pé ṣáhùrù ṣàbánu oṣù ṣàbánu ṣáhùrù al o oṣù àwọn oníkùránì ni tí wọ́n ma kùránì kàgẹ́ ọba sị ni o so awọn ni ma ma ka habib ibn abi thabit ó ní idha dakhala sha'ban ó ní tí sha'ban bá ti wọlé o wọ́n ma sọ pé hadha shahrul qurra eléyìí ni oṣù àwọn olùka qur'ani eléyìí ni oṣù àwọn olùka qur'ani bákan náà al-hafiz ibn hajar rahimahullahu ta'ala wani kana al-muslimun wala yaran muslimi o idha dakhala sha'ban tí sha'ban bá ti wọlé akabu ala al-masahifi so wọ́n jókó ti mushaf wọ́n jókó ti mushaf wa akhraju zaka wọ́n tún yọ zaka nínú nkẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ tata fẹ́ wò nípa ṣàbánì ni ìbáràlá nínú tí àkílùkọ́ rẹ̀ àwọn ẹni síwájú rẹ̀ máa ń ṣe nípa ṣàbánì òun náà ni pé oṣù ṣàbánì náà máa ń yọ zaka kódà ilé ìgẹ́ ló pọ̀ látọ̀dọ̀ ẹ̀wọ̀n ẹni síwájú rẹ̀ so ní pé oṣù ṣàbáàni wọ́n a máa yọ zaka nú rẹ̀ so wọ́n yọ zaka nínú oṣù ṣàbáàni nítorí kó bá fi rọrùn fáwọn aláìní kí wọ́n bá fi lè fi gbàwẹ̀ so bákan náà ibadallah of ṣàbáàn ìdájí ṣàbáàn a orísìírísìí àwọn hadithi làwọn èèyàn ma kà ń pa rẹ̀ gbogbo àwọn hadithi tó wá nípa 15th ṣàbáàn kò nílẹ̀ o so kò rílẹ̀ ibadallah so ní pé a ah, ẹ̀rí mi wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam ní kó sọ 15 ah, ti Sha'ban yóò wá ní àmó ah, ti foríjì gbogbo yín so ibadallah hadith yóò rílẹ̀ so barakallahu li ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Ibad there are hadith that has come to mention some virtues of the middle of Sha'ban or the night of the middle of Sha'ban. None of, none of it is authentic, Ibad So none of it is authentic. So singling out the middle of Sha'ban for worship so singling out the night of the middle of Sha'aban for worship so is not authentic from the Prophet sallallahu alaihi wasallam or from the companions of this ummah so singling out the middle of Sha'aban for worship so in fact the origin of this is that the Rafidah the Shia those who say those who say insult the companions of the prophet they believe that uh, the night when Allah subhanahu wa ta'ala decrees affair is the 15th of Sha'ban. So they believe that فيها يفرق كل أمر حكيم that Allah mentioned أمر من عندنا so that it is in that night that we, that we distinguish every affairs and we separate them and apportion them so they believe that it is the 15th of Sha'ban so the Shia believe this So that's why they believe that a person should specify it for ibadah. But Al-Imam Ibn Qayyim rahimahullah ta'ala said this is wrong. This is Laylatul Qadr. It is not the 15th of Sha'ban. It is Laylatul Qadr. That is when Allah subhanahu that is the night of decree. Where Allah subhanahu wa ta'ala decree what will happen in that year. So ibadallah. So it is from mistake that to celebrate the night of the 15th of Sha'ban. So Some people will call it "qarqian," uh, uh So they, they call it Qarqi'an and so many other names that they give it. About Allah, none of this is authentic. So, about Allah, from the affairs that we should know or we should strive to do in the month of Sha'ban is to repay back the Ramadan that we miss. For the one that we repay back, we should try to repay back the Ramadan that we miss. So this is very important. In fact, it is necessary and compulsory that we pay it back before another Ramadan. Someone who has not paid, who did not, who, the person who did not pay it back before another Ramadan enters, then ibad Allah, this person is from the mufritul, the one who did not consider the ruling of Allah subhanahu wa ta'ala as anything and does not hold it to be important. So ibad Allah, and also the person that has to feed, that has to do fidyah. let him do it or let her do it the one who was pregnant in the last Ramadan or feeding a child and, was, and is not able to fast or pay it back. So, or another person who takes the ruling of fidya. So the one who, is, who does not have the strength, like an old person, then let him feed before another Ramadan enters. So let him feed before another Ramadan enters. Also, ibadallah, from the benefit of Sha'ban, is that a person will be fasting during a time where people are not paying attention to ibadat. So, al-ibadah fi awqat al-ghafla. Allah subhanahu wa ta'ala has appreciate when a person worship when people are not uh, when people are heedless in that time or maybe people are busy away from the worship of Allah but you are now worshiping in that time so Allah subhanahu wa ta'ala appreciates it a lot there may be a particular time that people do not worship They, don't, they, they are busy with their ibadah and things like that. So a person now dedicates worship to Allah subhanahu wa ta'ala in those times. Allah subhanahu wa ta'ala loved them. And this is what the scholars say about Sha'ban. And this is what the Prophet sallallahu alaihi wasallam says about Sha'ban. It is narrated in Sunan an nasai that Osama ibn Zayd radiyallahu anhu narrated that the Prophet that he has the Prophet sallallahu alaihi wasallam that lima araka lima araka tasumu min shahri uh, ah, min ash-shuhur ma tasum min Sha'ban. He said, why is it that I see you, the Prophet sallallahu alaihi wasallam, you don't fast in Sha'ban, you don't fast in other months. What you fast in Sha'ban? That is, you fast in Sha'ban a lot, and you don't do this for other months. So the Prophet sallallahu alaihi wasallam said, "Dhaka shahrun." That is a month yaghfulu an-nasu anhu. That people are heedless of it بين رجب ورمضان بين رجب ورمضان وهو شهر and this is a month ترفه فيه, فيه الأعمال إلى رب العالمين it is a month where actions are raised to the Lord of the world فأحب أن يرفع عملي so I want my actions to be raised وأنا صائم while I am fasting so while I am fasting so عباد الله so this is from the benefit of fasting the month of Sha'ban and engaging in worship in the month of Sha'ban, engaging in tilawah of the Quran in the month of Sha'ban, engaging in uh, so many acts of worship in the month of Sha'ban. The benefits, it is a time where people do not engage in ibadah. And ibadah, Allah, look at, this is from the tricks of shaitan. The one that is from the sunnah of the Prophet wasallam itself. People are heedless of it. Sha'ban is the sunnah. We have explained this to us, ibadah. There is nothing like fasting in Rajab. It is not established from the Prophet sallallahu It is Sha'ban that is established. Now the Sha'ban that is from the Sunnah of the Prophet sallallahu people are heedless of it. Now the one that is not the Sunnah, people are doing it. And this is the aim of Shaitan. The aim of Shaitan to take people from what is the Sunnah and bring them to what is uh, what is an innovation. And like we have said to us about Allah, we should try as much as possible to fast in the month of Sha'ban. and when it is few days left when it is two days left or a day left we abstain from fasting like the prophet sallallahu warned us that we should not precede ramadan with fasting of a day or two days before it except someone that has a fast that he would normally fast before then so when it is sha'ban and we are fasting in the month of sha'ban practicing the sunnah so when it is two days left we stop fasting So the Prophet ﷺ said we should not precede Ramadan with a day or two. Also, ibadallah, from the things that we do in the month of Sha'ban is that we start towards the end. We start preparing to sight the crescent. We start preparing to sight the crescent so that we can see the crescent and because the ruling is attached to it. The Prophet ﷺ said, إِذَا رَأَيْتُمُ الْهِلَالَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْتِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ ثَلَاثِينَ So when you see the crescent, fast. The Prophet ﷺ said this, when you see the crescent of a new moon, the crescent of a new moon, a new moon fast. So when it is close to the end of Sha'ban, we start looking for it. And this is what our leaders also recommend to us, that everyone looks for it. So that we look for it and we, we search for it. Then when we search for it, you don't start fasting yourself and you, you declare it. Then you inform the leaders you get in contact with them alhamdulillah allah subhanahu wa ta'ala has blessed us we have muslim leaders they what they, they they look after these affairs they make it easy for someone to reach them and to inform them whatever you have seen so uh, this is from the sunnah of the prophet sallallahu alaihi wasallam and the sunnah of the salaf when it is close to the end of sha'ban they will start searching for the moon for the new moon they will start searching for it in fact they would be happy when they are the one to see it okay i'm the one to see this because the month of ramadan is the month that makes the slave of allah happy no one is displeased with the month of ramadan except the one who is not happy with the ibadah of allah in fact ibadah, ibadah allah it is very very dangerous to hate the month of ramadan it is like hating what allah subhanahu wa ta'ala has prescribed ibadah allah let us strive we never know maybe this is our last ramadan allah ibadah allah these are times that we need to go back to allah these are times that we need to, to rectify ourselves. These are times that we need to cry to Allah subhanahu wa ta'ala for ourselves, for our country, for our society, for our family, for our safety, and for our well-being and for our risk. We ask Allah subhanahu wa ta'ala to make this easy for us. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة wa ahsin lana dunyana التي فيها ma'ashuna. واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم آمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم انصرهم يا رب العالمين اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا وانصر ولاة أمورنا اللهم انصرهم يا رب العالمين اللهم انصرهم يا رب العالمين اللهم عنهم ولا تعن عليهم اللهم يسر الأمور يا الله اللهم أنت الميسر يا الله اللهم يسر الأمور على المسلمين اللهم ارزق المسلمين اللهم ارزق المسلمين اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد